وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا لقد أضلنا العشر الأواخر من هذا الشارع المبارك فهذه الجمعة هي آخر جمعات من هذا الشارع المبارك لهذا العام 1400 وخمسة واربعين الهجرية نسأل الله تعالى أن يوفقنا بصيام هذا الشاب إيمانا ليلة القدر إيمانا واحتسابا أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في هذه الأيام ما لا يجتهد في غيرها جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها ومما أمرنا به رسول الله صلى الله عليه وسلم ولا بد أن نبين أحكامه قبل حلول وقته هلا وهو إخراج زكاة الفطر وزكاة الفطر جاء وجوبه من صاحب النبوة وقد جاء في الصحيح من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما وجاء من حديث أبي سيد الخدري وكذلك جاء من حديث غيره من صحابة رسول الله صلى الله عليه وسلم وهذا لفظ حديث عبد الله بن عمر رضي الله تعالى نرضى قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير ألل كبير والصغير والذكر والعبد والحر والعبد والذكر والأنثى من المين وجافسا أو تأرضه قال فرض رسول الله صلاة الفكر توه من لغوي وتعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم يخرج زكاة الفكر اغناء للفقراء وتجب هذه الزكاة على كل مسلم والمسلمة صغير أو كبير أبد أو حر ذكر أو أنثى فضل له لي صباح يوم العيد قوت عن قوت عياله وعن قوت نفسه وكذلك أن حوائجه الأصلية وسيأتي التفسير هذه المسائل فيما يأتي إن شاء الله تعالى أقول فلا أبعد سواني مسلمين أن ترى لكي كرات قرفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات ما جاك يفمقوا aláwọ̀ bá sàlìkó kí ẹ̀rìn nábi wa bá ní sàlìkó láre àti àwọn arílẹ̀ ànàbí àti ọ̀sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọ̀ tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́ màmí ẹ̀sìn mo ń fi àsìkò ìrà mi tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́ bó sí ìrànlẹ́ tí ìbẹ̀rù rẹ̀ a ní taqullah a ń bí ọba dẹ́dà nínú ọ̀dà ní pẹ̀sẹ̀ rẹ̀ ìpáyà tó jẹ́ ti ẹ̀ tí ó sì wá láǹfààní lẹ́yà àti gbangbalì kíyàmà kódà kò kójú ọmọ lékún lẹ́mìí wa ní gbogbo ìpayà tààgbèdọ́dọ̀ rẹ̀ tààfi ní tọ́ sí ìyà níwájú ìwé alkiyama kọmọ́sá sí fún wa jama'a àrúgbọ́dọ̀ bà dẹ́dà tàbẹ̀ a fẹ́ bẹ̀rẹ̀ Ramadan kútùbà tó tẹ́lì Ramadan a ń sọ wípé a Ramadan ti ọba dẹ́dà ń bí ọ inú àdà ní kẹsì rẹ méje kí ilé òjí àṣí mẹ́rin kọ̀ọ̀kan wá jí a tún gba Ramadan gba Ramadan gba Ramadan káfírí tí ó fi gbà wà lẹ́rú rí pé dọ́dọ̀ rẹ ní gbangba alìkìyàmá anábì sallallahu alaihi wasallam ìgbìyànjú rẹ̀ ní mẹ́wàá gbẹ̀yìn ọmọ ní sallallahu alaihi wasallam gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ma ń pàátì fún ìdojúkọ ọba dẹ́dà nígbàtí Ramadan bá ti kù mẹ́wàá ara rẹ̀ o náà ni kòǹgẹ́ torí pé ni kìí sí owó èyàn fi ń sí sí ìsagbára o ní ò fi fi káàkiri gbogbo bí ó kálukú ti ń ṣe ọba rẹ̀ ràmẹ́jì sóò nípìn mẹ́ wọlọ́dà ní kẹsì rẹ̀ ara àwọn ìgbìyànjú ànàbí sallallahu alaihi wasallam ó ní àní pé kò fi ìtìkáàfù ilẹ̀ tí ó gbé ìbádà rẹ̀ jìnà sísí àrími rabbi wa salamu alayhi ṣùgbọ́n sallallahu alaihi wasallam ó pàwálàsẹ̀ nǹkan kankan pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọba dẹ́dà náà wà òun náà ni zakatul fitri zaka ìbéèrè wa lọ́dọ̀ àwọn mímọ̀ wípé zakatu alifitri ó fi zakat ó fi tì sí bí ìtúnu ṣùgbọ́n ìtumọ̀ méjì ló lè mú wá àkọ́kọ́ ni alahada min idọ́fàtì ṣe ìlà zamanihi aw min idọ́fàtì ìlà sábàbìhì sí wọ́n sọ zakatuli fitiri zakatuli fitiri láti fi tì sí àsìkò rẹ̀ wípé zakata máa yọ lásìkò ìtúnu àbí wọ́n fi tì bí sábàbí rẹ̀ zakata máa yọ nígbà bá fẹ́ túnu ìyàtọ̀ bí láàrin méjèèjì táa bá mú alákọ̀ọ́kọ́ ọkọ̀ mẹ́kẹ̀ẹ́nu ọkọ̀

zakatul fitiri ọ̀rẹ́ ìlọ́nù rẹ̀ kẹ́pẹ́ kọ́ bàjọ́ ọ̀rẹ́ lórí ẹni in tá àbàtú zakayẹ sí ni zakatọ́ jẹ́ pé ìtùnù la ń torí ẹ̀yọ zakata mẹ́yọ lásìkò tún ọba gbàwẹ̀wó ọba gbàwẹ̀wó ọyọ kakọ́ kílíà ìdọ́fà rẹ̀ ìdọ́fà rẹ̀ ìlà zamani yìí torí tó bákẹ̀ ó ní àdífà nabi sallallahu alaihi wasallam jẹ́ àfi sọ́idà bukhari min hadith abu umar radiyallahu ta'ala anhu wa rahma abdullahi ibn umar ni ọlọ́run ni fọ́dọ̀ sallallahu zakat al-fitr annabi ó ṣe lọ́rọ̀ èèyàn fún gbogbo àwa mùsùlùmí pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run pé ẹ gbọ́dọ̀ má yọ zakat al-fitr o kí láwàáyọ sọ́ọ̀án min tamrin sọ́ọ̀wù kan àmọ́ mìdílé sọ́ọ̀wù kan a al-kabir was-saghir àtàgbàlagbà àtọ́míkì wala hurri wala abd amin ti abdu wadu wala abdu wala hurri ọjẹ́ ọmọlúàbí ni o ọjẹ́rú ni o dẹ̀dẹ̀ lọ́rọ̀ rẹ̀ wà zakar wà lóúnsà ọjọ́kùn ni o ojóbi ni o nígbàtí ìgbàfẹ́ ọwá ní mínàlì musulmi gbogbo musulmi nínú àdífì òun láti rí wípé táa bá fẹ́ máa sọ bí tí ẹ fi zakatìlì fítírì tì sí zakata máa yọ nígbàtí ìtúnu bá wọlé

in tó lè e fúnra nẹ́bì fi sí oní mìnẹ́lì musulmi àwọn tí ó yọ̀kíní lọ́kùn olóbi lọ́mí kílágbà ní ọmọlúwàbí ní ẹ̀rú ní àwọn musulmi ni o ẹ̀sìn ti wá kèèsì ẹ̀sìn gbájúẹ̀ nítorí kéfèrí anábì pẹ̀kẹ́ ní ìní kí na gbọ́dọ̀ sójú kòrò kéyìn ọyọ kí lè rí wa jaa fi sunan min hadith ibn abbas radiyallahu ta'ala arwabahuma ó ní fọ́nà rọ̀sọ̀sọ́lám zakatal fitri annabi ó ṣe zakatal fitri lọ́ranyàn kìí sí ọ̀rọ̀ eré kìí sọ́rọ̀ àwádà pẹ̀lú ọ̀sì ọba tọ́rọ náà sì ní o kí ló fi á sí lọ́ranyàn tún rọ̀ tán lè sọ imi min al-lagwi kó lè máa jẹ́ tún rọ̀ ìfọ́ aláwẹ̀ máa jẹmọ́ra kò sí tí èyàn fẹ́ dá èyàn gba àwẹ̀ ìfọba dẹ́dà yóò sì jẹ sàárì kò ní níbi ìṣẹ́jú kan láàrin àwọn ọjọ́ bí ìjọ ah, nìyàn tí ó tí nǹkan kọ́ àbí náà àbí ṣe sí àbí ọ̀rọ̀ àbí wò àbí sọ àwọn mímọ̀ ní zakatul fitri ẹ ń bá ó wá gbàgbé àwọn nǹkan tí wigbe sáà wígbé o ní ọmọ fi tírù wípé jùbùrọ́nù ni ọlọ́run fi ń bá ní pa ó fi ń dí àwọn bí tí àwẹ̀ wá ti ń láàyẹ túhùrọ̀tàn láti fi fọ aláwẹ̀ mọ́ níbi láwọn àsìkò kan sásìkò kejì ẹlùmí ti sàwàdà mí ìtẹ̀kù ah ṣàhánà inú àwẹ̀ láwà yóò tó gbára ẹ̀lẹ́nu ọlọ́run sàrẹ̀bẹ̀sà wọ́n kọ́ ọlẹ̀ ṣùgbọ́n sàkátùl fítírì wọ́n bá yàn fi wọ́n bá yàn fi fọ́ọ̀mọ́ èyí tí ẹ gbọ́dọ̀ mẹ́yọ alùsọ̀sọ́lá ti pẹ̀lẹ̀ mẹ́o ẹ gbọ́dọ̀ mẹ́yọ gbogbo ẹn tó ń gbé fóònù àbí ìlú tàà ti ẹwà bẹ́ẹ̀ bá ti tẹ́ mẹ́sá sí ní kíyàn tó dé títí mẹ́un àwẹ̀ yóò súnmìyàn ká tó wá pé gbogbo gáràjì ká gbọ́ àwọ́ pàṣásọ̀ àmbọ̀ ọmọ wá ń jẹ́ oúnjẹ ẹ̀yẹ tó bá ń jẹ́ ìfọ̀ aláwẹ̀mọ̀ lórí ọkùnrin lórí obìnrin lórí ọmọ èké lórí àgbàlagbà lórí ẹrú lórí kíni ọmọlúwàbí nígbà òlá wáyọ kí láti fẹ́ yọ kí ni dédé ń táyọ ìjọ ọ̀rẹ́ yẹn ìlàkọ́kọ́ níbi àti clear àwọn mímọ̀ wọ́n ni atharuwa akhrajahu al-imam في سننه أنسلني أدوا الزكاة عما تمونون أما يو زكاة الفطري fún àwọn tó bá jẹ́ pẹ̀yìn náà lè ń bọ́ wọn wal hadith wairu sadis annabi o wíru hadithi látọ̀dọ̀ annabi kọfẹsẹ̀ mílọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n nínú àwọn ìpìlẹ̀ ní pọ́nkálukú àti mádìsí wa ọjọ́ ìdẹ̀lọ́wọ̀n sí ìní báyàwó mẹ́yọ ọjọ́ ìdẹ̀lọ́wọ̀n ma ọjọ́ ìdẹ̀lọ́wọ̀n sí ìmọ̀ bá àwọn ará rẹ̀ yọ

a lè sàlàyé ọ̀rọ̀ àwọn àfá lórí ẹni ìpìlẹ̀ gẹ̀rẹ̀ ni wípé kìí ṣe dẹ̀dẹ̀ lọ́rún èèyàn ẹnì kọ̀ọ̀kan oní ọ̀yọ̀ tí ẹ̀ ṣùgbọ́n káwà bára lè wáyọ́ níyàwó wa abọ́ ráìsì bóyá 1000 lápẹẹrẹ 500 lápẹẹrẹ ọjọ́ ẹ̀sìn yóò zakate yóò lò lọ wọ́n ma báyẹ̀ sí kí ni wọ́n ma báyẹ̀ yọ àwambọ̀. èyí tàà ń sálàyé tàà fẹ́ kí a gbóyé dáadáa o ni wípé mímbá bí mo àsáàtì báàbù pé mo dún ìyàwó mẹ́nu mo dún dádì mẹ́nu mo dún mọ́mí òun ni bí bá wọn yọ kèé ṣe pé dandan lọ́rùn mi àwọn èyí ẹgbà ìyàwó ìwà níyọ fún mẹ́mẹ́ ah dẹ́dì mi náà ìyàwó mi ẹwọ́ gbólúwà rẹ̀ bá lọ ìyọ fún rẹ̀ níìsì wọ́n ma wù yàdí alábòsí ayọ́ kankanù ọ̀rán yà ni ẹwọ́ ọlọ́run ti rá káàkọ́ mọ̀ lọ kí ní ẹ fi máa wọn olùsì àbòlówó níbi zakatul fitiri in tí a fi máa wọn wípé látẹ̀jíbù zakatul fitiri aláman láyẹ̀ jídù kúta yawmihi min gurubi shamsi yawmil eid ìlà gúrúbì yọmùsáàni lèid kápẹ́ òní 29 Ramadan àwárúsù àbí 30 Ramadan tí oòrùn bá ti wọ̀ àti bọ́jọ́ ọdún fine tí ó fi wá di pé oòrùn ọwọ̀ padà jọ kejì ẹnìkẹ́ni nínú wa tó bá jẹ́ pé nínú ilé rẹ̀ déédéé sọ́ọ̀wù tó lékún tí bá a sì mílìkì méjìlá bí takriban insha Allah gbogbo nílé wọ́n ní ráìsì ilé wọ́n ní ẹwà ilé nígbàtà àwọn gbogbo ẹ̀ wọ́n ti jẹ ráìsì ọwọ́ jẹ ẹwà wọn kú ìlàjì abọ́ ráìsì wọ́n ti jẹ kú gààrí oníyàntí ẹ̀ òun kú kan ráìsì ọwá kú abọ́kààbọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tí wọ́n fẹ́ ṣe ìjọ ọdún zakẹ́ ẹyọ kan ní ẹni ilé wọn báwọn bàbá tó rán jẹ́ ilé wọn ní ọwà ayọ kóngò kan bí ráìsì ẹni tí ó máa jẹ́ dẹ̀dẹ̀ fún òun lẹ́n tó jẹ́ pé nínú rẹ̀ tó ní ọjọ́ tí ó ṣe bó rọ́ gbogbo wa lálóòlọ́ gbogbo wa a sì mọ́wó kì ní owó mẹ́lórí fóònù wa ìbẹ̀láwò gbogbo so mọ́ wá ní 5,000 naira lọ ọwá ní ẹ̀ngbàtí ìrà ń jẹ ilé bọ́bá di ráìsì àtẹ̀wà náà ó lé ní abọ́kan bọ́bá di gààrí náà ó lé ní abọ́ méjì ẹn tó bá ti níyàn lọ lóbẹ̀ ìwà náà lọ́pẹ̀wà zakata wá wù ìgan bí èèyàn bá ra ráìsì bí a ṣe ń sọ lọ́yìn ibi ọmọ ẹjẹ́ tẹ́ ń ta abọ́ ráìsì o ìrò pé 5,000 lábọ́ ráìsì ọlọ́mọdé àbájá débẹ̀ àwọn ìyàwó wa náà nílọ tàwọn ọmọ náà ti sọ wípé ẹbá ń fi kó wà sọ mi ẹbá ń fi kó bàtà mi ń bí àwọn àlàmẹ́rì láti èdè ọ̀rọ̀ babalọ́wà ọ̀rọ̀ kìrìkà lọ́wà ẹyọ́ bó ṣe sínkù nígbà bá kawẹ̀ ní ìtìsẹ̀wò télọ wà sọ́dún àmẹ́ ẹwọ télọ ìsáà ah, lásọ ọdún wípé aṣọ ilé o tọ́ọ̀bá ti rẹ́sọ tó tó ọgbọ́dọ̀ lọ yídì kò sí ọmọ kéèkéé tó mẹ́ẹ̀tí lówó lọ́bá ọyọ zakatuli fitiri o ó ní kí ní jẹ́ bẹ́ báyìí báyìí asálà 7,000 lówó ẹ̀ 280 ọmọ ọ̀pàrẹ̀ ìbáyìí 280 ọba jẹ́ wà 3,000 ọ̀dá kí lọ́n fẹ́ lọ́tún ọ̀fẹ́ pàásì ọ̀fẹ́ pàásì ọ̀fẹ́ di dókítọ̀ ọ̀fẹ́ di àfágbà ọ̀rẹ́gẹ̀gẹ̀ olùfẹ́ di kí ló fi wá bẹ̀ lọ́wọ́

tí ó sí agabangebe àwọn ọmọ àwọn ọmọ tó bọ́jẹ́ pàwọn òtí ìmọ̀ ló lọ àhán kéèyàn yọ fún wọn àwọn mímọ̀ lọ́mọ̀ sí ìmọ̀kùn fẹ́ kí dáadọ́ kárí ni torí kí lọ bá dẹ́dà ti gbẹ́kì ní ìkalẹ̀ ìgìnáhùn fúkọ̀rọ̀ jẹmáà tẹ́ẹ̀bá bá lẹ́nu ẹnìkan tí ó bá sọ wípé bọ́ ní ọ̀tàlíán kí fáwẹ̀ àwẹ́ kí báwẹ̀ ńlẹ̀ ẹnu ẹni arábẹ̀rẹ̀ ti máa gbọ́ bá a ṣe ń gbàwẹ̀ ẹlọ inú bàrìjọ́lọ̀pọ̀ pẹ̀lú mi wà torí in tó wù yóò sì gbàwẹ̀ a tún wá ń bá lọ́bọ̀ tó wá díjọ́ ọdún tó ń kàrùkú tó ká sọ ọrùn ọlọ́run ní ànàbí bá ń sọ fún ìyìn tó fẹ́ kú tó banújẹ́ lónìí oúnjẹ ni fún ìjọ ọdún yìí

àwa náà lákọrọ ara wa bọ̀ báyìí sí máa bá lọ́nà àfíta bá padà síbi tó sí ọlọ́wọ̀ bá wí in tó kù lè mẹ́rẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ọwọ́ àwọ̀ nígbàtí a jẹ́gbọ́ ẹ̀ papọ̀ mara wọn kankan dádì jàrí títán o ẹwà nǹkan olóòrùn ẹ̀ títán but ẹ̀rẹ́ ìsìta padà wà wọ́n ọkànrà lé díẹ̀ ní agolo méje sí ẹmọ̀ pé ìlàjì abọ́ àti díẹ̀ nù kí ló ń tọ̀ọ̀tọ̀ oún tó tó wáyọ́ ẹn tó tó kọ̀kọ̀kọ̀ ṣùgbọ́n ìwà ìtọ́ wá ṣẹ́kùrù ọlọ́ni fattaqullaha mastata'tum tí ń bá ní ẹsẹ bákan ibi agbára kan náà ẹsẹ wọ́n bíbá lọ́dún ẹ̀tọ́ kí wá ìtàwáyò bá a ti ń ṣe sàkáì náà a tó máa gíra wa lẹ́gẹ̀ ní o kì í wá mọ́sálásí wọ́n sábẹ́jà gbé fún ìṣe bọ́tá mọ́ ọlọ́run jẹ́ alápẹ̀lú ààrẹ ìrùsílà àásìsíṣẹ́ tó bá ti yẹ ní iye oṣù yẹn à níwẹ̀ sáàtù làtẹ́mà kan gbẹ̀lẹ̀ irú ọmọ tí wọ́n máa yọ fún náà ẹgbẹ́ sí ìwà kìí ṣe ìsìn dogmatism pé ọ̀tí ní àyọ fún yún ah, alhamdulillah kọ́dá òsìtọ́lọ náà lè àsọ pé ọlọ́run pé ó dúó kí ló dúó a máa bẹ lọ́nìí mú èyí yọ fún ilé yàn àwátá fẹ́ yọ fún yàn náà ẹjú olóṣù mẹ́rin sàtìlóṣù mẹ́rin ọ̀dà àwambọ̀ èèyàn wá fẹ́ ṣàánú àánú ni oníyà oníyàwó oní bàbá zaka méjìlọ wá ní àti ló kàlùkú ní ọ̀yọ́ ṣùgbọ́n bóyá bá ìyá olùlọ́ ìyàwó olùlọ́ tó yọ tara ti ẹ̀tàn ti ìyàwó lótùkù gbogbo ìmẹ́ ìlò ta máa nẹ́lẹ́ lórí ìyàwó wa ààyè méjèèjì fẹ́yàn máa bára rẹ̀ méjèèjì lè yóò ti lẹ́skúzi waqtul ìsáàrì wal ìsáàrì ìgbàrá dẹ̀mí àti ìgbàrá ọ̀dẹ̀mí ìgbàrí ọmọ náà lé ìyàwó rẹ̀ ìgbàrí ọmọ náà láti sọ pé bọ́kùnrin sunkún rówó ẹ̀rẹ́ ní ìnàfẹ́ tí wá ní sọ fọ́kùnrin ọkùnrin sí ẹ̀sì rí gbogbo àwọn tí ó pàwọn dájú in tí ń ṣe wọ́n ju in táwọn rò pàwọn tí ń ṣẹlùmí lọ ìgẹ́gẹ́ ó yé wa wípé a máa nálé wọn lórí tààrà bá dẹ̀ wá ni tàwà sí kí ni mama rẹ̀ sì ń gbé pẹ̀lú rẹ̀ ìyàwó ń gbé pẹ̀lú rẹ̀ ẹ̀sìn yọ̀ǹdẹ̀ ẹyọ kan fún òun torí tó wánú àdísì jábìrì ibda bi nafsik tó wọ́n ló sì wà lálọ ìkejì ìyàwó ló ní kí ìsẹ́yà torí wípé aládẹ́ Ara ti gbẹ̀mì ní ìsìn olùkejì mú ti ṣe ẹyọ kan mami ah ọ̀dá kí o wọ́n pín ẹ̀jẹ̀ bí oúnjẹ sí ẹ̀rẹ́lẹ́ à dẹ̀ntì ẹ̀wọ̀n ló lélẹ̀ èmi ni mo ní <laughs> ẹlẹ́ẹ̀kejì lójú mọ̀mọ̀ mẹ́ta lọ̀rọ̀ yìí ó kùn sí ìkanu ìkejì pé mami ẹ̀dá kan kì ní ilé yíwọ́ ń sì máa sọ́ra sí i lé ọwọ̀ yíjú pí àwàlájọ ní aṣájọ nílẹ̀ ta kéèyàn sọ pé mọ́ ọba rẹ̀dọ̀ òmìdó ẹ̀sàdúwà fún kí n gbénú fífò ilọ̀ ọ̀ta wọ́n rẹ̀ nǹkan padà wálé kò gbé fún ẹ̀ ṣùgbọ́n pé ìyàwó ìyàwó ló ní ẹyọ kan tí ẹ̀ مسألة وهذا الذي جاء في السنن في السنن ترضاه يعني اواني ها ليس في العبد